Unit 10, Dialogue 2. Kimberly is supposed to meet Tunji and Kunle at a party, but has got lost on the way. She calls Tunji on her cell phone. Hello. Tunji, Kimberly ló ń sọ̀rọ̀. Kimberly, níbo lo wà? Èmi àti wá ẹ bọ̀. Mo ṣìnà ni. Níbo lo wà nísinsìnyí? Mo wà ní àdúgbò kan tí à ń pè ní Adámàsìngbà. ní títí ọlọ́run ṣògo. o ò jìnnà púpọ̀ sí wa mọ́ láti títí ọlọ́run ṣògo yà sí ọwọ́ ọ̀tún sí títí mọ́kọ́lá nígbà tí o bá wà ní títí mọ́kọ́lá wá títí bódìjà lápá ọ̀tún rẹ yà sí títí bódìjà ní apá ọ̀tún nọ́mbà ilé tí a wà ní nọ́mbà karùndínlọ́gbọ̀n ní títí bódìjà ọ̀dà funfun ni a fi kun ilé yìí ilé olókè mẹ́ta ni ilé náà a wà ní òkè kejì pèmí bí o bá ti dé ẹnu ọ̀nà ilé yìí kí n lè wàá ṣí ilẹ̀kùn fún ẹ. o ṣe màá pè ẹ́. màá rí ẹ láìpẹ́. kò burú.